نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد إن شاء الله في هذه الليلة نبدأ من سورة الدحى أليس كذلك؟ أعوذ بالله من الشيطان الرجيم بسم بسم الله الرحمن الرحيم والدحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث so سورة الدحى الدوحة وني وهي مكية وهي makkiyatun so nínú àwọn suwar tó sọ kalifan nabuwa muhammad sallallahu alaihi wasallam nígbàtí wọ́n wà ní makka so imam ibn kathir rahimahullahu ta'ala wọ́n mú ẹgbàwá kan wá mi bí wọ́n ni qala imamu ahmad imam ahmad sabai yẹ nínú musnad imam ahmad haddathana abu nu'aym haddathana abu nu'aym ìtumẹ̀ ní pé àfá imam ahmad kan nínú wọn ni abu nu'aym wọ́n ni wọ́n haddatha قال حدثنا سفيان سفيان وحدث عن الأسود بن قيس قال سمعت جندب يقول اشتكى النبي صلى الله عليه وسلم فلم يقم ليلة أو ليلتين فأتت مرأة فقالت يا محمد ما أرى شيطانك إلا قد تركك فأنزل الله عز وجل والدحى wàlèlè ìdásajá ma wàdà aka rọ̀bùká wà ma kọ́lá imam ahmad wọ́n gba ìgbàwá ìwá ó padà lọ́sọ́dọ̀ jundub radiyallahu anhu wípé anabi sallallahu alaihi wasallam wọ́n nǹkan kan ṣe wọ́n so wọ́n wá ríbi dìde fún sọ́lá wọ́n ríbi dìde fún sọ́lá ní òru ní òru kan àbí òru bí méjì obìnrin kan wá dé lẹ́ni tí ó ń fi anabi ṣe yẹ̀yẹ́ sallallahu alaihi wasallam pé ah ṣe ìtọ́nù rí ọwá bá ọlé ní ni so ọ̀rọ̀ yẹn wá wọlé mi ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ sọ sóra ìkàlẹ̀gbà ọdúnha wal-layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala so rawahu al-Bukhari wa Muslimun wa Tirmidhi wa Nasa'i an Jundub huwa Jundub bin Abdullah al-Bajali thumma al-Alaqi bihi وفي رواية سفيان وفي رواية سفيان بن عيينة عن الأسود سفيان توما سفيان بن عيينة عن الأسود بن قيس سمع جندبا قال أبطأ جبريل على رسول الله صلى الله عليه وسلم níbi àwọn ẹgbàwà mi wọ́n ní Jibril alayhi salam ó kóra dúó tí ó wá bá nẹ́bà Muhammad sallallahu alayhi wasallam faqala lil mushrikun àwọn ẹlẹ́bà wọ́n sọ wípé wuddi'a Muhammadun wọ́n ti pa Muhammadu ti fa'anzalallahu ọlọ́run wa sọ̀kalẹ̀ pé wadduha wal-layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala wa qala ibn abi hatim haddathana aswad imam ibn kathir wa ni qil inna hadhihi al-mar'a hiya ummu jamil imra'atu abi lahab nínú ọ̀rọ̀ táwọn èèyàn sọ nípa obìnrin tó wá bá nẹ́bí tó ń fà nẹ́bí ṣe ẹ̀yẹ́ ìwò ní pé wọ́n ní ummu jamil ṣe ẹ̀rẹ́ tí ó mọ̀ ọ̀rọ̀ ummu jamil ẹ̀rẹ́ tí ó rìnkẹ́ tó kọ́ ń gbà kan mudhammaman abina wa dinuhu qalaina wa amruhu asaina so wọ́n ní wa dhakara anna isbahu alayhi salam dumiyat so wọ́n ní pé ìka nabi ó seje qawluhu hadha al-kalam alladhi ittafaqa annahu mawzun thabit mi fẹ́ ka púpọ̀ nínú àwọn so àwọn kan tó jẹ́ bí sababun nuzul ọ̀nà kan tí mo fẹ́ jẹ́ kí awo yebe kí ni ó ṣẹlẹ̀ kí ló fà ìdí tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí wọ́n fi sọ súra yìí kalẹ̀ so kí wá ni wàdúhà wáwùyẹ wàdúhà àti ṣàlàyé ní ọ̀pọ̀lọpọ̀ gbà pé wáwùyẹ wáwùl qasam ni wàdúhà bọ̀tí bá ní kẹwọ́ àdúhà ẹgbẹ̀ ha tó parí ẹ̀ fatia ló gbà alifun maksura wa parí ẹ̀ bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ tí ó bá ń yàbí alifin yẹn alifin nínú náhù nínú ìrọ́bù àwọn harokat wọn èkí ń ṣù lórí ààrẹ bẹ́ẹ̀ni àríbẹ̀kọ́ tamam bẹ́ẹ̀ni àríbẹ̀kọ́ bẹ́ẹ̀ni àríbẹ̀kọ́ sóṣù ọ̀fà bẹ́ẹ̀ni alì alif èwo nínú àwọn harokat ní mọ́ ń ṣù lórí alif alif níbi ẹ̀rọ tí alif bá parí ọ̀rọ̀ araka ò lè ṣù lórí ẹ kò sí ẹni tó bá ní ò sí kò sí kò sí kò sí àwọn tàn náà wọ́n gbà kọ́ wà ní ẹ̀wọ̀ ọ̀yà àtàgbà kọ́ wà ìjà náà none of the above ẹjá náà ẹ̀tún sí none of the above ok alìwáwù ń kọ́ harika ni mọ́ ṣe lórí wáwù ṣe gbọ́ harika ni mọ́ ṣe lórí ẹ̀ kò sí ẹnawọ́ ó wà ẹnawọ́ ewu abúnífàtíà àti kíni dọ́mà wáwù mọ̀ nífà wáwù alwáwù fàtíà wọ́n ní fàtíà máa ń ṣò ìwò làwọn <laughs> ok fàtíà máa ṣe lórí wáwù bọ̀ dómọ̀lú ẹkọ́ ṣe lórí wáwù náà mẹ́rin abẹ́ ẹ̀kọ́ one two bùkù wá ṣò ok lórí yáwù ńkọ́ èwo ló máa ń ṣe lórí yá fàtíà kí ni ìdí tí a kàkàrẹ̀ mí ṣe lórí alif náhù ní o òrúfò rọ́fíjì láfẹ́kọ́ wọn kò sí náàpẹ̀ ní òrúfò rọ́fí o àwọn olóòdó náà sọ òrúfò rọ́fí o ẹ lámyẹ̀ lídé tọ̀ àwọn òsọ̀yún o àwọn príncipà àwọn aláìmọ̀kaná ń sọ̀yún so kí ni reason tí ara kàtí pẹ̀fí ṣò lórí alif ẹni tó wà ní class 2 wálé mẹ́kúnnà ọ̀dá class 3 wálé àwújá mẹ́rin ẹ ṣàlàyé tí nìkan ní mẹ́sàn ok yìí tí mo mọ́ ń pa yìí fatia kí ni dí tí alif kí ni tí fatia kẹsà àti gbọ́mọ̀ kí ń ṣe lórí ẹ̀ kò yí gba rẹ́kà kí ni dí ok ẹkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yes ìpìtọ̀ mọ́sá bí kí ń gba rẹ́kà halas ìyẹn dẹ̀ tó fún lẹ́fún wọn lóòtọ́ takada yawon lè padà mọ́ pé kí ni reason so kí ni reason ni at-ta'addur àbí àbí sí tààdù náà ni tààdù ay istihalatu duhuri harakata aliha al'alif ìkẹ́kàn olè ṣe lórí ẹ̀ alìwáwò ń kọ́ àti àlìyà kí ni dítà àwọn dómà àti kẹsọ̀ kí fi lórí ẹ̀ àṣíkọl tí ó bá yà bí tọ́yẹ̀ so ètù ẹni pé nínú náhù sẹ́rí àwọn òrúfù lè ìlà lámọ́kì mẹ́tẹ̀ta yẹ alifun wawun àti ya òrúfù lè ìlà òrùfù tí ń sáìsàn àgbẹ̀ ìlà ní kí ààyẹ òrùfù tó láàyẹ ìgbà tó ti wá láàyẹ yẹn fatia láàyẹ rẹ̀ wá lágbára jù so nǹkan tó bá ti parí pẹ̀lú fatia kò ní ara kankan ò lè sọ lórí ẹ̀ bí afan tó parí pẹ̀lú alif bí aṣọ aṣọ yálà ismu ni yálà fíìlù ni bí aṣọ Musa ká ní aṣọ ẹ̀ pẹ̀lú alif kó fà sókè báyìí aṣọ ẹ́ kọwa lọ ìfàtíà sí ló kéhùn ìfọ̀kànbá ìlábọ̀ fi pa fàtíà yẹn rẹ pé ah, afá odó lọ gbàyí o eh because pípọ̀ tó ní a sọ à kò lọ eh alifilani tó yíbáyìn àbí ẹsà mú ìdání so fàtíà ló parí wà dóhà normally kẹsàn ló yẹ kó wà ń bí àbí ó yẹ kó jẹ́ wà dóhà ì ah, ah, wà dóhà ì because wáwù yẹ wáwù kílà pé wáwù ní wáwù ní kọ́sàmù kí ló mọ́ fún ismọ̀ tomato alito kẹsọ̀rọ̀ so ti ma ní abúmar ti ma ní wàlọ́hù sí gbogbo búra ní àrí ma ní kí wàlọ́hù abú ìbìnà sí gbogbo búra ma ní wàlọ́hù wàlọ́ha wàlọ́ha wàlọ́hì so ìbúra gbọdọ̀ jẹ́ kẹsọ̀rọ̀ so ibá yìn àbí ẹ̀hẹ́n so but ní ìsinmi ìwà dóhà kẹsùrọ̀ ẹwà dẹ̀ kẹsùrọ̀ dà ń bẹ̀ kẹsùrọ̀ ní ṣò lórí alif ta ní wà bá mi ṣe ìrọ́bù àdóhà mẹ́yẹn àà kéwú <laughs> ok ta ní wà bá mi ṣe ìrọ́bù àdóhà walahu shay'un ìrọ́bùn kàwíyún kámílùn ọ́ tamam tamun abu ok abu tọ́ wawul kọsami aliwawu kòtò kòkún kòkún aliwawu ẹ̀hẹ́ harufu ní ẹ ti pè kẹba tẹbá fẹ́ yóò kún tán ẹmọ́ ni wáwù ẹ̀tì rí sí tàrà ìmọ̀tàwà ní harufu kìíní kan ẹ̀tù rí ti míì sí kò yàbù mọ́ ẹmọ́ bọ́wọ́ ya harufu lùkọ́sámi wàlìjáwórí bọ̀ tẹ́bá tún pé wáwù lùkọ́sámi sẹ́bà tún ní wáwù lùkọ́sámi wàlìjáwórí ni so wáwù ya harufu lùkọ́sámi wàlìjáwórí because ọmọ fi ń búra ó dẹ̀ mọ́ fún nǹkan ní jábùrù ìtumọ̀ ní pé nínú àwọn hurufu alìjábùrù ló wà kìí sí inú àwọn hurufu àwọ̀rọ̀ fún kò ti yé àbí kò sínú hurufu ọ̀rọ̀ fún hurufu kí ló wà yìí àbúrúfù ẹ̀rìn náà hurufu kí ló wà hurufu ló wà ọ̀rọ̀ fún hurufu alìjábùrù odó pọ́nbélé ní hurufu ọ̀rọ̀ ẹni tó bá mú wá kó agbà mọ́ká <laughs> tó bá mú ògúnfò rọ́fò agbà mọ́ká ẹfẹ́ mú wá rí ẹ̀rọ pẹ̀lú sí ọlọ́fò ẹ̀rọ so alwaw harfu kọsami wa jamorin ọya adọ́ha tanínà ọlọ́ adọ́ha ẹfẹ́ tẹ́rẹ Ah, àbú ẹ̀fẹ́ suggest ẹ̀fẹ́ suggest ni ẹ̀fẹ́ try ọ̀yà ẹmọ gbọ́ wọ́n ti ṣe wáwò al-duha lókù ismun majrurun bilwawi ah, bilwawi ẹ̀hẹ́ ah, ẹ̀ ti tẹ́ẹ̀tẹ̀lẹ̀ àbútọ́ ismun majrurun ismun majururun bi muksan bihi ah ismun majururun kò lè jẹ majururu lásán kí níkan ní ó fún jari bilwaw ismun majururun bilwawi wa huwa muksamun bihi wọ́n la búra bí muksamun bihi ẹ̀hẹ́ wa alamatu jabrihi alkẹsìrọtú alìmọ̀kọ̀dárọtú alàlìfí mọ́nà min dórí ha àtàdùrù alì ní alàlìfí àbíkẹ́ ní pé àlà àhìrì mọ́nà min dórí ha àtàdùrù in tí ó jẹ́ kí kẹsìrọ yẹn hàn oní tàdùrù because alif tó parí ibẹ̀yẹn fatia kẹsìrọ domẹ̀ kí lọ mú kí ní ẹ̀dà ní mẹ́gbàgbé láti ẹni ọ̀dọ́kù mẹ́gbàgbé o tó bá ti kọ ismu àbí fíìlù alif wa parí ẹ̀ kò bá jẹ́ alif tó máa ń kọ bí yáò irú ti wáyé àbálif tó máa ń fà sókè tí máa ń gò sókè bí ẹ̀hún hmm? tó ọ lè rí fatia kẹsọ́rọ̀ àbí dómà lórí ẹ̀ ìjọ tó bá rí fatia àbí kẹsọ́rọ̀ àbí dómà lórí ẹ̀ tó bá fi hàn mí èmi hmm? ẹgbẹ́ alifatia à ń kọ́ alif kẹsùn wọ̀nyí alif domọ̀ wù a i u ìkàkùkà lẹ́yìn <laughs> alif àti ààbò <laughs> like kò alif bó but eh, gbẹ̀kẹ́ ilé kí ó náà ẹsà ma ẹ́ ewu ok wọ́n ni arúfù lọ wọ́n àbí ẹwù kí ó ẹ̀dàkẹ̀wù ẹwù ẹwọ̀rọ̀ ẹmẹ́dà wọn ló so <laughs> kèèsí ìparí nam wọ́n ti ṣe wàdúhà kí ni wáwù yẹn abú kí ni kí wáwù yẹn wáwù arful kọsámi ń alkọsá wà jẹun ẹ̀hẹ́n kí náà pé àdúhà ní ẹnkọ́ ismu majoro ìtumẹ̀ ní pé ismu tó gba jáwùrù kí ló fún ní jáwùrù yẹn bilwáwù wà alámọ́tù jáwùrù yìí kí ni sign of jáwùrù yẹn kẹsìrọ̀ náà ni kẹsìrọ̀ lẹ́kó gbà rí bọ̀ tí kẹsìrọ̀ yẹ ṣú àbọ́ àhídìn ó wà hídìn a wà ní pé kẹsìrọ̀ wà hídìn láfi ní alìkẹsọ̀rọ̀tú alìmọ̀kọ̀dárọ̀tú aláàfírin àbí alif kí wá ní èdè impossibility kò wá ti parí rọ́bì parí là nítorí àṣẹ àfífẹ́ nífẹ̀ẹ́ taki a zafi harfin illa ne a harfi alfasi a tukoblahu dalilun alalmahdif amma ṣe haf ibi àwọn jawazi mu lẹ́yìn sọ yẹn bí lam yansa lam yansa ẹgbẹ́ eh, yansa wani lam yansa yin ṣe hafu harfin illa yíò adi lam yansa yíò lẹ́sọ́ yáni walfati a tukoblahu dalilun alalmahdif bọ̀ ilé ìntí ẹ̀ àti ní alìjábúrú wàlìmọ̀jòrò ìrọ́bì ètí parí muta'alliqan because tẹbá ti rí alìjábúrú wàlìmọ̀jòrò ṣíbù jùmlá o mọ́ ń ta alákọ̀ gẹ́bẹ̀rẹ̀ ni zorf o mọ́ ń ta alákọ̀ mọ́ amílù kan hmm? níbi jùmlá fi'li níbi jùmlá fi'li yọ mọ́ ń ta alákọ̀ mọ́ fi'li níbi jùmlá ìṣẹ́ yọ ń ta alákọ̀ mọ́ khabar náà bilmahduf wọ́n ti ó tàá lákọ̀ mọ́ bilmahduf kí ni mahduf ní tẹ̀kìlérò maka ta lórí òfin maka maka lórí wàdúhá ṣe gbé ìrìnàmà gbé maka lé alẹ́ tó bá fún mi ní òhun fún ọ̀rọ̀ fún ìkọwà gba maka sẹ́yìn òhun fún ọ̀rọ̀ fún yóò gba hajj mùsẹ̀yí láti ní àbí onáà ni ò fi nígbà ájìyà èmi náà tí mo ń sọ ó yá muta'alliqani bil mahduf bí fílín mahduf fílù wa mahduf bí fílín mahduf tẹ̀kìlẹ́kù talóní axiom ta ní fi confidence sọ̀sọ̀kúsọ̀ kò sí tẹ́gbẹ̀ ní axiom èyàn fi confidence sọ̀sọ̀kúsọ̀ kí ló ẹkú jẹ́ uksimu because aksama yuksimu iksaman àbí ahlafa yuhlifu ihlaf so halafa yahlifu halfan kìkí ń ṣe ahlafa ní ẹ̀ntẹ̀ so ìtù ẹni pé fíìlì kan wà hídí mẹ́ so ìtù ẹni pé tí bá ní wà dúhà bí ìgbà tí bá sọ pé uksimu bí dúhà àbí uksimu wà dúhà mo ń búra pẹ̀lú àdúhà olóòtẹ́gbọ́ ọgbọ́dọ̀ fi nǹkan mí búra jẹ́yìn Allah wọ́n wá imagine kí ọmọ èèyàn wá ní pé kọ́ wá ní pé wàsàngó wàsàngó àbí bìsàngó àbí tàsàngó ayé yóò sí mú bí zango so in tó ń ṣe ní pé ìbúra ní ọ̀gbọ́dọ̀ fi nǹkan mí dẹ́yìn Allah àbúrà aṣàlá ìsíwájú àmọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ma ń fi nǹkan tó bá ti wú ó ma fi ń búra nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn àfáà tó wá mention mo dẹ̀ àṣàrọ̀ sí ibi tíra mú ní káwọn yẹn lọ́ka àti tàbí tó ká túnrẹ àwọn tíra Ibn al-Qayyim al fi aksami eh, al-Qur'an fi ayman al-Qur'an musanjo ni at-Tibyan fi aksami al-Qur'an lẹ́kùdín Ibn al-Qayyim wọ́n sàlàyé àwọn half ọ̀rọ̀ àwọn ìbúra tó wà nínú Qur'an wọ́n yẹjú gbogbo ṣe báyìí àbí so àwọn afẹ́ ni pé ìdí tó lọ mọ́ fi ń fi nǹkan búra ọlọ́rẹ̀ kí ń kan dédé fi ẹni ti ń búra tí ma gbé kí ní ẹni importance ó pàtàkì ọlọ́run wá fi búra lórí nǹkan kan nǹkan tọ́lọ̀ fi ń búra yẹn là ń pè ní jawabul qasam tí bá ní pé mo búra mo fọ́lọ̀n búra ń ṣe nǹkan báyìí fún ń búra lé lórí yìí tí mo fẹ́ ṣe ṣùgbà tọ́lọ̀ bá búra kéwà dọ́ha bó fi dọ́ha búra ọlọ́pàdà wá sọ kí ní ìdí tó fi ṣe kí ni tí ní fi àwọn kí ní ẹ búra ṣe kéwdí ẹ̀yíwa lé ní ibi ọ̀rọ̀ náà dada tí ní at least wà dọ́ha mo lè sàlàyé bó ṣe jẹ́ mẹ́rin àbí ọkọ̀ so wọ́n ní àdọ́ha kí náà pè ní àdọ́ha ká tó wọ́n imam sáàdì ni aksam ta'ala bin nahar so idhan tashara diya'uhu bid-duha ọlọ́run búra pẹ̀lú ojú ọjọ́ tí ìmọ́lẹ̀ rẹ̀ bá ti tàn ká ní duha tẹ́mtẹ̀mọ́ kí duha yìí gbàyàn lọ́lọ́run fi búra gbàmí ọlọ́run fi al-layl búra ọlọ́run fi al generally gbàmí ọlọ́run fi àwọn àsìkò kan pàtó búra nítorí so imam Shankiti sọ bí tafsiri ti wọn wípé ìyẹn Adwa'ul Bayan wípé wakila al-muradu bihi huna an-naharu kulluhu àwọn àfáà mi sọ wípé intent ay al-murad ọlọ́run búra pẹ̀lú gbogbo ọ̀sán látìgbà tí ilẹ̀ bá ti má tòlóòrò tòlóòrò shams títí tí ó fi di gùrùgù shams gbogbo ọ̀sẹ̀ tẹ́yìn lọ́lọ́n fi ń búra wàbílẹ́yì ọlọ́wà ní wàlẹ́ìlì so ibá yà bí wàlẹ́ìlì ìdà sájà ayi ìdìláhàmàt ọlọ́n tó wá ń fi òru búra ìdà sájà tó bá ti dúdú ìdàláhàmàt dúlùmátòhó tí dúdú rẹ̀ bá ti tíkì aláàtìnáhì láhì bí rọ̀súlìhì sallallahu alaihi wasallam kí Ọlọ́run búra sí Ọlọ́run búra lórí pé òun ní àkólé kan pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n so ọ̀rọ̀ tí imam ani ibn imam uh, shinkiti ẹ pé imam sáàdì sọ pé àdúhá oní táìmù dúhá nígbàtí ìmọ́lẹ̀ bá ti fánká kí ni mẹ́mù ṣekí sọ pé àfá mi sọ gbogbo nàárì wọ́n ní kí ni dí wọ́n ní dí ni pé ẹwọ àyà Kùránì yìí afa amina ahlul qura an ya'tiyahum ba'suna bayatan wa hum na'imun sáwọn ará ìlú yìí sọ́kàn wọn balẹ̀ pé ìyáwó ò lè dé bá wọn nígbàtà ń sùn lọ́wọ́ lọ́lọ́n sọ pé síbẹ̀ sí ìzẹ̀ ti sùn lọ́bá ṣẹwà òbí ayé ọlọ́bọ̀ alẹ́kọ̀ọ́lẹ́ dí báyìí ẹwà tán sí mọ́tọ́mọ́tọ́ lórílẹ̀ a'udhu billahi kọ́lọ́n sọ pé mọ́tọ́mọ́tọ́ ẹgbà ọmọ nẹ́bí Adam tank tó ní kálùkù ṣe in the next two three hours báyìí lórí lórí bed ó ti kó láyé ti báyìí ṣe wò kí ń bà wá pé anything mọ́ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ẹnìkan lè dé kó wá fún ọlọ́run ẹnìkan lè dé kákà gbí ọ sínú àpò pùm kan kidnappé tẹ́mùtẹ́ sùn yẹn ó lè lájúkọ bá rẹ nínú sàárè anything ló lè ṣẹlẹ̀ ọlọ́run sọ yìí kí ló tẹ ní àmùnà lọ́tọ́kà yìí balẹ̀ ipé tẹbákà ti sùn láyé kí ah, àmájílọ́lá náà ni automatically láà ọlọ́run wá ní àwà amina ahlul qura an ya'tiyahum ba'suna duha wa hum yal'abun sọ́kàn yí wá balẹ̀ pé ìyàwó kó dé bá yín lọ́sàn nígbàtẹ́ ń ṣeré lọ́wọ́ youtube ní pé ẹ̀yin sùn lọ́wọ́ ẹ ti díjú abẹ́ ẹyájúlẹ̀ báyìí kò sígbà tí ìyà ọlọ́wọ́ bọ̀ lè dé so youtube ní pé in tẹ́ sọ pé dọ̀ha gbogbo nàárù ni ta ló lè bá mi yọ kíní wìsìn bá tó ẹ̀pá wọn lóòpẹ́ pẹ̀lú áyà yóò àwà amina ahlul qura an ya'tiyahum ba'suna duha wa hum yal'abun kí ni reason tán fi mú wá pé dúhà yẹ gbogbo nàárù ni léyìí so mọ̀kọ́bílù léyìí so ó yẹ báyà bí mọ̀kọ́bílán bí léyìí so ìtìmẹ̀ ní pé yíò mọ̀ jẹ́ dúhà ní yíò jẹ́ kí ni yíò annaharu tamam fahimtum na'am náà so wal-layli idha saja ọlọ́run fi òru búra nígbàtí dídúdú rẹ̀ bá ti lágbára ọlọ́wà ni ma wadda'aka rabbuka wa ma qala ma wadda'aka rabbuka ay ma tarakaka mundu i'tana bik wala ahmalaka múndù rọ̀báka wàrọ̀áka ìtumẹ̀ ní pé ọlọ́ọ̀bá ò pàótì láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní ma mójútó láti ìgbà tán ti bí ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ ti ń sàmójútó rẹ̀ ọlọ́ọ̀bá ò pàótì ọlọ́run ò jùọ́lẹ̀ kókà jùọ́lẹ̀ kọ máa ráre nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní máa bal lam yazal yurabika ahsana tarbiyah bẹ́l ọlọ́run ò sí kòkò kò yẹ gbogbo lẹ́ni tó ń tọ́jú rẹ̀ wàyùlíka dárọjà tàbá àdà dárọjà ọlọ́run wá ń gbé ọga ọlọ́run gbé ọga ọlọ́run gbé ọga ìmọ́ mùsùn kí tí ń sọ mi bí pé ma waddaka rabbuka Imam Shinkiti wá ní pé ay la fi laylin wa la fi naharin ah kò yé ó yé la fi laylin wa la fi naharin ẹn pọ́lọ̀n búra pẹ̀lú ọ̀sán ọlọ́tún wá búra pẹ̀lú òru kí wà nẹ́bì mọ̀ yí pé ìyìn pàótì ọ̀sán ni o òru ni o àtún ah, pàótì tẹ́rìbí ọlọ́run ọba àti ìrìtìnáwọ̀ ọlọ́run ọba ìsọ ọlọ́run ọba ìtọ́jú ànẹ́bẹ̀rẹ̀ ìtọ́jú tọ́lọ́ba tọ́jú ànẹ́bẹ̀rẹ̀ kìí ṣe kékeré àti ìsọ sí ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ní ọlọ́ọ̀bá tí ń sọ ànẹ́bì nígbà tí ṣàkù sọ́dúrù ṣẹlẹ̀ sí ẹ̀mẹ́jì ní ṣàkù ṣẹlẹ̀ sí ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wọ́n láàyà nẹ́bì ní àkọ́kọ́ ṣẹlẹ̀ sí nígbà tó àrọ́dọ̀ Halimatu Sa'diyya lọ́dọ̀ àbàdún Sa'd tí wọ́n tọ́jú wọn ànábì ń ṣeré pẹ̀lú àwọn kéèkéé ní sallallahu alaihi wasallam bí jibril sì dé nìyàn bá sì bí ànábì ṣubú ní sallallahu alaihi wasallam àwọn ọmọ kéèkéé yẹn ń wú ànábì muhammad sallallahu alaihi wasallam bí jibril ṣe láàyà ànábì ní sallallahu alaihi wasallam fashaqqa sadruhu wọ́n rí táyà ànábì lábáyìí àwọn ẹ̀yẹ sáni wọ́n wá sọ́dọ̀ halima hankaku kútìlá Muhammadun kútìlá Muhammadun ìtumẹ̀ ní pé nítorí ẹ̀lẹ́bí lè bá ní pé bí a ṣàkù yẹn ẹ̀ẹ́ ma náwí ní rárá o hissi hissi because àwọn mọ̀ yẹ́ rí pé wọ́n ti ṣí àyà nígbà Muhammad sallallahu alaihi wasallam mọ̀yẹ́ ha hanabi ti kú pẹ̀sẹ̀ sáré sọ́dọ̀ ha wọlé Muhammad ti kú Muhammad ti kú Muhammad ti kú jibril wa yọ haddu ṣeitọ́nù kú lọ́kà nígbà muhammad sallallahu alaihi wasallam ìpín ṣeitọ́nù jibril sí yọ wọ́n wá fọ́kà nígbà muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣakù sọ́dì yẹn tún ṣẹlẹ̀ níbi owó al-isra wal mi'raj nígbàtí so ọlọ́ọ̀bá ń sọ ànábi sallallahu alaihi wasallam ọlọ́run tí wọ́n ń sọ àníbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá sọ ànábì kò níbi kó fi orí kalẹ̀ fún kàmí dẹ́yìn Allah ànábì ò bá wọn ṣẹbọrí sallallahu alaihi wasallam 40 years lólò láàrin wọn láì jẹ́ ànábì kò bá wọn ṣẹbọrí hmm? ọlọ́run tí wọ́n sọ àníbà Muhammad sallallahu alaihi wasallam kò níbi àwọn ìṣekúṣe àbáwọn wà tí ma ń ba mùrú àjẹ́ tí ò ní jẹ́kẹ́ ni ẹ lè jẹ́ tí ó jẹ́ káàrin pa ah, ah, ah, ànábì kìíní bí irọ́ bí ijó kẹ́ mọ́ sí rédèrèdè mọ́ sí zìnà ọlọ́run sánàbí kọ́mẹ́ sallallahu alaihi wasallam kan gbà náà bí i eléyà olóòrùn ẹ̀ ń jó mọ̀ nípa débi pé ó ní àrùsù kan tánàbí fi eh, wedding kan tán ṣe ibẹ̀dẹ̀ ní mú kọ orin bẹ̀ mú dẹ̀ sí kíni Sheikh Arafat ti múnà ríṣẹ́ ìwá níbi sírọ̀ àdínbì sí sùn lọ sallallahu alaihi wasallam oòrùn Mákà ló jẹ́ àdẹ́bí jọ kejì ibi tán wà wọ́n kàn sùn náà alọ́ ní lọ bẹ̀rẹ̀ bí ẹ̀mẹ́jì ló ṣẹlẹ̀ sí wọn ọ̀ ní lọ àníbì wá kó láàrin àwọn èèyàn yíò wà lọ sí òkè Ghor Hira yatahannath yẹjìtẹ́lì bùlá hannath lẹ́n tó ń sá sí kò níbi àwọn èṣì àtàwọn táwọn yẹn ṣe inú ayé tí ó dá hatta àtàwù malik amalak jibril alayhisalam sọ́lọ́n sánibà muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn sísọ tí náà nínú àwọn síṣọ́ tí ọlọ́bá sọ nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹwùjọ́ tánà bí ìjòkó pẹ̀lú Abubakar níjọ́ kan tí ó mú jẹ̀mílì ìdí tó fẹ́ ma fi jọ ànẹ́bì haima àwọn àfáà mi mẹ́ṣẹ́ yí pé nínú àmúfàsírùn pé ìtumẹ̀ ní ìtumẹ̀ ayà Qur'an pé wa idha qara'ta al-Qur'an ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaban mastura tí bẹ̀rẹ̀ sọ́lọ́n tó bá ti ka Qur'an a gbé láàrin ìwọ àtàwọn tí wọn ò nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn ìgàgá tí wọ́n kọ́ bá Umu Jamil sì dé Ànábì jòkó sẹ́gbẹ́ Abubakar Ànábì wa ka ṣe omi al-Qur'an kò sẹ̀rá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam aina Muhammad abákan pé àbọ̀ orí náà ní sí mọ́ olójò sẹ́gbẹ́ mi Ànábì ni pé mọ́

bọ̀ tó bá jẹ́ nẹ́bí ọlọ́run ni kò ní kú àfi tó bá tó jíṣẹ́ ọ̀tán anẹ́bí òsìkú sallallahu alaihi wasallam ẹ̀gbà tó tó jíṣẹ́ yẹn tán ìgbẹ̀ wá ní poison ẹsẹ̀ wá ṣù lára nẹ́bí tí pé kọ́lọ̀ nẹ́bí ń change poison alaihi wasallam so a kìfèrí náà padà pa nẹ́bí a kìfèrí ni wọ́n mú lọ́ta lẹ́ni mi kíní ọ̀rẹ́ mi ni ẹwùn gan àwọn kèfèrí tán pà nígbà Muhammad sallallahu alaihi wasallam so ọlọ́ọ̀bá só jíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ibi many things so ma wadda'aka rabbuka wa ma qala so ma ai ma qalaka ai ma abghadaka qala onípe abghada ai ọlọ́ọ̀bá ò kórìíra rẹ̀ o ma wadda'aka ọlọ́ọ̀pá ó tí o ai wa ma qalaka ọlọ́run kórìíra rẹ̀ o gẹ́gẹ́ bí àwọn ọ̀tá ọlọ́run ṣe ń sọ mundu ahabbaki láti gbà tí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ̀ fa inna nafiya diddi dalilun ala thubuti diddihi bọ́lọ̀ ṣe ni pé mọ́ kọ̀láàkì yẹn kí ni súnmọ́ rẹ̀ bal yuhibbuki màtọ́lọ̀ tí lóòkú ìrà kí lọ́lọ́run ṣe yẹn ọlọ́ba nífẹ̀ẹ́ rẹ̀

àmẹ́lẹ́ ni àyọ́mọ̀ sọmọ pé tọ́wáníkà yẹn mẹ́jẹ lẹ́dẹ̀ mọ́ bẹ́ẹ̀ kí ni bí ẹni tí ń jẹ lẹ́dẹ̀ gan bóyọ̀ngọ́ lọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí ju àá ọ̀rọ̀ tó sọ ayàtọ̀ tako ní Kùránì ó tó 30 ayàtọ̀ nìkan tako ó ti tako gbogbo Kùránì tẹ́yẹ látòkè délẹ̀ tó gbogbo Kùránì jòkó lórí pé ẹsẹ̀ tọ́lọ́run ọba ọlọ́ọ̀bọ̀ ó fi sí kíni yóò fi nífẹ̀ẹ́ yín Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run tó akíbí ẹni fẹ́ mi ẹ tẹ̀lé ànábì mi kí lọ́lọ́ bá ṣe fún yín yóò gbogbo ẹkùn lọ́ ọlọ́bọ̀ nífẹ́ yín wa yaghfir lakum dhunubakum ọlọ́wà fúrí àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n sọ pé ara ìwọ́lọ́ ara o kí ẹ ní kíni bàbá aláwò mi yóò 40 years káfà mi tó wọ́ bóòlọ́ 40 years ní dákùn bàbá gbà tí wà rẹ̀ dá ìwà ní tí wà yàn bá ti dá ẹ̀ fíìmù ní fíìmù ló kó bá wọn èèyàn ṣe mú tí wọ́n sẹ̀lẹ̀ pílátà rábẹ̀ àwọn ìwà sí lọ́mọ ẹ̀ kí ni ọlọ́mọ mo ti rẹ́ nìkan tó sọ kí ní wọ̀lẹ́ kò kírùn ẹni ọkàn ní nígbàgbọ́ ẹni sáàtì jẹ́ kọ́kàn rẹ̀ mọ́ ẹ̀ ṣe rí mo mọ́ sọ fáwọn èèyàn mo mọ́ sọ fún wọn ẹlòmí mọ́ kí ń kí wọn yóò yìí tún mọ́ ṣe kí ní ẹlòmí ó sì kí wọn kódà kìí ṣe mùsùlùmí wọn ni wá rẹ̀ sì dájú yìí ti wá wà jẹ́ náà wọ́n mọ́ tán rẹ̀ ọkà wà jẹ́ ọkà bá babaláwo gbá babaláwo náà jẹ́ náà inú fíìmù àwọn yẹn wá àmá níyù ẹ̀ وغورتهم الأماني حتى جاء أمر الله وغبركم بالله الغرور àwọn ẹ̀tàn yẹn wá ń tàn wọ́n àwọn principles yẹn ṣètọ́nù fi ń tàn wọ́n pé ẹ má sìn lọ́hun kò ní dìkọ kírun tí ó ń gí ní ẹlòmíì kò kírun Ọlọ́run sì nífẹ̀ẹ́ rẹ̀ òun wà ní kírun látara bẹ́ẹ̀ mọ́ yíwa kò ní ó tó principles yóò bọ́sù wá díwájú ọlọ́run pé ọlọ́run ọkàn mi dà kí ló tọ́lọ̀ fún ara nígbà Muhammad sallallahu alaihi wasallam gbà tí ìyá wa Aisha radiyallahu anha wọ́n bèèrè lọ́wọ́ Nabi sallallahu alaihi wasallam pé Abdullah bin Jada'an ma masiruhu Abdullah bin Jada'an sí nílò Abdullah janna ìyá wa Aisha ní pé kana fil jahiliya ẹni nínú jahiliya ìmọ̀ ń fún àwòyàn ló ń jẹ àwọn aláìní ìmọ̀ ń ṣe dáadáa ìmọ̀ ń wá wòlò èyẹ dáadáa báyàn alábáṣe mọ́ wòyàn gbà ìyẹn anábìnú wà fi náà bẹnu náà kí nìdí anábìnú pé lè annahu lam yakul yawman kò sọ because kò sọ rí lájẹ́ rẹ̀ ẹ́n Allahumma ara ìyẹn láti ọ̀rọ̀ yẹn sà ní ṣe pẹ̀lú pé kò nígbàgbọ́ pẹ̀lú yawmul qiyamah li'annahu lam yakul yawman allahumma ighfir li khataayaya yawmiddin aw nahwa dhalik anẹ́bìnrin kò sọ́bẹ̀ sallallahu alaihi wasallam ayé kò nígbàgbọ́ nípa ma'ad ń hatta tí Abu Talib sọ pé walaqad alimtu anna dina muhammadin lahuwa khayrul bariyati dinan walawla malamatun aw hadhara masabbatin la ra'aytani samhan bidhalika mubina ó ní mo ti malama dájú pé ẹ̀sìn kan nabi mú wá ohun gangan lódodo tí ẹ bá ṣe pawon yo ma blame mi pé a ah, da àgbàlagbà rẹ̀ wá ńtẹ̀lé ọmọ kékeré tí me kan yo ma blame mi àti pé tí bá tún tẹ̀lé ẹ̀sìn yẹn yóò tún mo necessitate pé mo lala se an bàbá in ta bàbá ńṣe oda wan se bo tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ẹ bá rí pé mi ní dùn síwájúwájú báyìí pé mùsùlùmí ni mi mọ̀kọ̀ gba Islam tí sí tó fà lórí bẹ́ẹ̀ jẹ́kú ó sì dìfẹ́ndì àníbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n fi àjẹ́ wọn fún ọdún kan tí wọ́n wà tí wọ́n jẹ ewé ọdún bí ọdún kan àbí mẹ́ta kan tí wọ́n jẹ ewé àbútọ́lìbù dó tí ànẹ́bì olóòní fi ọkùnrin lẹ̀ fún iṣẹ́ kò sí wọ́n ní ẹ̀sì Islam ó sì dúó ó jẹ ìyà wọ́n jọ jẹ ewé wọ́n jọ jẹ igi pé alóòláyé ṣe yẹn sẹ́fẹ̀ kò sẹ́fẹ̀ mọ́jẹ̀ kan fi àwọn kọ̀wá ìdè òsì mọ́jẹ̀ kan fi gbé ọwọ́ náà o kí ni ẹlòmí ọ̀fẹ́ lọ kírù ní tẹ́lòmí ọ̀fẹ́ kírù wẹ́dẹ̀ nínú bí ọ̀fẹ́ lọ kí jọ kan nípa ẹ̀fẹ́ àfá èyí kíṣà èyí láìkẹ́ mọ́ kírù lójoojúmọ́ ẹ̀ sẹ́rí ẹ̀ kò míì ẹlòmí kírù kírù kírù kírù náà kò lówó <laughs> ń pọ́n aṣọ ni like síbí pé náà tí jà ní pé gbùdọ̀ ló mọ́ra mọ́ mẹ́sàn jò ní kí mo wà ní kí ní ó ti principle ti spread gan bá principle ní fi padà sọ àwọn olómìtàfẹ́ mọ́ sí dáadáa dẹni burúkú mọ́ mẹ́sàn náà jò ní kí kàtún mẹ́sàn Eh fáídà ìgbìn ẹ̀ẹ́dàkùn ṣe láwọn ẹni restaurant tàbí tó ń jẹ bẹ́ẹ̀ ah and afa adẹ̀ ní bá náà o àmúnú mùsùlùmí lè ní mẹ́mútí ó ní mẹ́mútí ó ní kí nìdí mú because mùsùlùmí ni mi yìí mọ́ sọ kí ní bá because a muslim kìí ṣe kí a ní ah ó nígbà musulmi wọ́n mọ́ múnà àmúlá musulmi tí wọ́n mọ́ tán ṣe ní ẹwù because musulmi tó bá mọ́ tí ń ṣe orí ẹ̀yà kòrán tọ́lọ ní ẹ̀gbọ́dọ̀ mú tí ọ̀sùlọ mú ẹ má jẹlẹ́dẹ̀ ọ̀sùlọ ń jẹlẹ́dẹ̀ wà ní ẹ̀yìn bó ṣe bẹ̀rẹ̀ wà sínú tó don't judge people don't judge people wọ́n dẹ̀ judge me ọ ń jọ́jì mi pé mo ń jọ́jì àwọn èèyàn ẹgbò ọ ti jọ́jì mi náà ẹ don't judge kíní kan see see afá let me tell you something you that you are not drinking alcohol you that you are not drinking and me that I'm drinking obìnrin ni o me that I'm drinking it does not mean kíní kan I might be kíní kan to God than you it does not mean wọ́n kí ọlọ́gbọ̀ ṣẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ọmọdébìnrin mo ṣẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú ẹni yìí báyìí Man, if you wait as a, you are a Christian right only yes do you know in the, in the Christian Bible it is prohibited to drink alcohol only no you can drink small you can drink small money it was Paul that said that <laughs> Paul ló sọ you. Paul sí ní ohun unte. ẹ̀ àti mọ́ Paul tí ẹ̀ àwọn James of one àwọn Mùsùlùmí nù àwọn abdullahi sábà ti wà nù àwọn Christian ni Paul àwọn ọ̀tá ọlọ́ àwọn èèyàn burúkú tán bẹ̀ẹ̀sì jẹ́ láwọn Paul unte. wọn when you, she read the Bible, you see that drinking alcohol, eating pig, eating pork, everything is haram. But the principle yẹn, ó mọ̀ bí kí ní yóò dá, gbàtí ó wá ṣòro jẹ́ kó mọ̀ bí kí lóòtọ́ kí ní yóò dá. But eh, eh, that does not mean if it is possible that you are, you are not doing it, but I'm closer to God than you. Sáàmù ọ̀rí sáà kọ́kọ́ fún mi ló ń jẹ gbogbo kan sọ you. kọ́kọ́ jẹ́ mi náà. Ẹwùn kàmáì. Báwo yẹn sí wá ń lo principle yẹn nù gbogbo nìyẹn kí ní ìdítẹ́ fi rò bí fi ń spread kíákíá tí ìbá ń sàwọn principles burúkú tán ti spread ibi ayogba fi mú fọ́lọ̀bẹ̀ yí musulmi jẹma so àwùjọ musulmi so yẹ kí ẹlẹ́dẹ̀ lè gbójáde mẹ́ mú kà fọ́lọ̀bẹ̀ yí tàbá ní kí musulmi jẹ wọ́n mọ̀ ẹmọ̀ ṣe zìnà ẹmọ̀ sàwẹ́kú ẹlẹ́dẹ̀ so ẹkọ́ lè jáde wallahi nínú nǹkan tí mo mọ́ ṣe ìsìbádẹ̀ láyé mi ó sì tó ní ìbúta wáyé pé ah, bẹ́ẹ̀nà abẹ́ọ̀kọ́ ẹfà ọ̀rọ̀ pé yóò ṣe wá sí ẹlẹ́dẹ̀ rí ní ẹfà ọ̀rọ̀ orí ipá sí wá sí ẹlẹ́dẹ̀ bọ̀ kí ló ṣẹlẹ̀ àwọn principles náà principle pé kí ni kò mean kí ẹ ma ń jẹ ẹlẹ́dẹ̀ gan ẹ̀ o lè jẹ́ ọ̀gọ̀lọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí jù èyí ó ṣe mọ́ ṣẹlọ́ ọlọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù èyí ń ṣẹlọ́ wá ní ọlọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù ẹ̀ṣẹ̀ tí ẹwà ní ẹ sẹ́yìn ọwọ́ kan rẹ̀ ni ọkà tó ti dúdú <laughs> ọkà tó ti dípẹ̀ta sórí díẹ̀ tún fún ọ ní ìsìsẹ́ ìyẹn ọkàn rẹ̀ mọ́ fún aláìsí kọ́ lè bá mẹ́sì tó fáwọn yẹn ni o ọ ní máa sẹ́lọ̀ ń kọ́ ní pé ọlọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí jù kò pọ́síbù sí mọ́ ọkàn rẹ̀ mọ́ ọ̀rí tọ́ igi mo fẹ́ náà sí kìkan ni o igi tẹ́mọ́jà kí ló kọ́ jù sọ́ọ̀sọ́ ẹjá ló dáhùn yẹn mọ̀ kájú àbúrò mi sọ ẹ̀rí kí kájú ń tàbí kóró olówà nísàlẹ̀ rẹ̀ sẹ́yìn débẹ̀ sẹ́yìn wú gíun tẹ́ fi mẹ̀bí kókò kàtún náà ti bọ̀lẹ̀ kí lẹ fi george pé kókò kàtún ni ẹ̀sù rẹ̀ náà ni náà ah, tó bá jẹ́ kókò kàtún lọ ti bọ̀lẹ̀ ẹ̀fọ́kọ́lá rí tààfà àbí mango ọlọ́ ti kàtún bọ̀lẹ̀ àwá rí iṣu lórí igi iṣu wá ń so báyìí <laughs> àbọ̀ gbé kakú ẹ̀gẹ́ wá ń so lórí igi àbẹ́pà so possible ni like àwọn túbá túbá pàpà tí ẹ́ ebí kò jọ ẹ̀wọ̀n rárá ọwọ́ ni pé ẹ kí wá nígbà àfá igi kajú ló wà lẹ́ẹ̀lẹ́ yìí òun ló gbé so ká ní pé kí ni àfá sẹ́dẹ́sàlẹ̀ kajú ni kò nídìí kí n dẹ́sàlẹ̀ rẹ̀ ọ ní sẹ́mi rọ́kàn rẹ̀ ni kò nídìí kí n rọ́kàn rẹ̀ iṣẹ́ tó ń ṣe yìí náà ni nítorí ọlọ́run ò tí ẹ̀wà rán wa ká mọ́ wá ọkà àwọn èèyàn Umar bin al-Khattab wọ́n ní láyà nígbà Muhammad sallallahu alaihi wasallam tí ọ̀rọ̀ bá fẹ́ dàrú áyà ó sọ̀kalẹ̀ wọ́n ní nìsí ànẹ́bì ti kú áyà kan ó sọ̀kalẹ̀ mọ́ ẹnìkan ò sì gbà wáyìí látọ̀dọ̀ Ọlọ́run ma títí di ẹmọ̀ kìyàmà ẹnìkan kò lè gbà wáyìí látọ̀dọ̀ Ọlọ́run ọba ìsí yo a mọ̀ jọ́jì àwọn èèyàn pẹ̀lú tó bá sọ in tó bá jalabi ọ̀lẹ́wọ̀ mọ́ ní ká Abu Mutmainna jalabi black náà ah, don't judge me bó lẹ́sẹ̀ ọ̀kẹ́ black mọ́ wọ̀ ayín tó wọ̀ ní tí mo rí náà ni ṣe white wá ní ó lè jẹ́ white ó lè ó sì lè mọ́ àmọ́ kò tí àmọ́ lè ṣe ti gbáyà bí àwọn to tó worst gan ẹgbà to bá ń ṣe example masalu aṣájárọ́tì tọ́yíbà ní Qur'an hmm? asluha thabitun wà far'uha èso rẹ̀ ibẹ̀ aṣájárọ́tì tọ́yíbà kalimatu tawhid aslu rẹ̀ wà thabit because tawhid ló ń bẹ nísàlẹ̀ rẹ̀ ó wá gbé igi tó strong jáde àmá aṣájárọ́tì ni oúnjẹ oúnjẹ záhàzáhà ní ó fẹ́ gúdánù tamam àwọn principles burúkú tán fi sọ àwọn ìdọ́mọ náà nìyẹn o so orí tó wà lọ́kàn mi ni so orí ẹni yìí ṣe bó nìkan ní àwọn súfí inú Ramadan wọ́n wá ń jẹ búrẹ́dì àtàkàrà ọwá ní kílẹ̀ yìí rí búrẹ́dì ó ní kòrá nínú kílẹ̀ yìí rí àkàrà ó ní dàlélù ní <laughs> àmọ́ ń tẹ́mì tí ó jẹ́ gẹ́gẹ́ ìsgíní Kùránì àti dalil ọwọ́ ń jẹ́ so àìgbé ọkọ̀kọ́ sí kọ́sí nǹkan ó sì ti gbàgbé Kùránì mọ̀kúlùkù tún ni àmẹ́ ah, ni Kùránì <laughs> mọ̀kúlùkù ọwọ́ ń jẹ́ kọ̀tún agbáwẹ̀ so ẹ̀yẹ̀wò tó mẹ́yàbí yíò ní ẹ̀mọ́ jọ́jì ẹ̀ kí ni wallahi wọ́n gbé ọtí dání bá lọ́sàn ramadan wọ́n ni à ṣọ́ ọmọ bí ó mi ni mẹ́rin kí ni ẹni tí máa mú kò lè yíwọ wà inna fil jasadi mútùkọ ẹwọ́n tàbí sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀rí tó tún lónìí pé wà inna anábìnrin wà inna fil jasadi mudghah bá sí ẹran kan bẹ lára a lump of meat, uh, flesh kìí ṣe meat tó má ti ṣe ni meat àbí <laughs> flesh nílé bá sí ẹ̀rẹ̀ kan báyìí ní ń bẹ lára wa ìdá fásadàtì tẹ́rẹ̀ ẹ̀yẹ bá ti bàjẹ́ fásadàlì jásàdù kúlù ìgbà ọlọ́mọ fọpa igbó ọmọ jẹlẹ́dẹ̀ ọmọ mutí ọmọ gbórin nítorí pé ẹ̀rẹ̀ ọkàn rẹ̀ ti kíni ó ti bàjẹ́ ni àníbi ní kí wà ìdá sọ́lù hàt sọ́lù hàlì jásàdù lò àmọ́ tó bá dá gbogbo ara náà ni ó dá so imi tafihàn pọ́kàn rí ọ̀dá ànábì ti sọ fún wa pé iṣẹ́ tẹ bá ti ń ṣe ń ta ó ń tọ́ka lórí bọ́kẹ̀ṣẹ́ kí ni bù ṣe rí ni a ni pé sọ ọkàn mi kò nídìí kí n rí iṣẹ́ tó ń ṣe ni ọ̀ sí mọ́ wá kírun kọ ma gbàwẹ̀ kọ jẹ́yìn dáadáa kọ ma kọ jẹ́ ní rí kọ ma tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ wá òbẹ́ sọ pé èyàn burúkú ni ọ́ a lè sọ bẹ́ẹ̀ náà ṣe bí ọ̀bá wa jẹ́ mùnáfíkì yóò kan wa àmọ́ tó bá ti ṣe ìzáàrù rẹ̀ ìbìdáàrù rẹ̀ in tó bá ti fi hàn wá láfi ṣe kíni wọ́n láfi dájọ́ ẹlẹ́kẹjá sọ́ra fáwọn òwò kíni Yorùbá àwọn kíni tàlọ́sọ ẹran ẹbílẹ̀tì kan sí inú àkídà Yorùbá ṣèbọ́lọ̀ òun fẹ́ máa ṣe al-ihtijaj bil qadari ó fẹ́ máa kí ṣùgbọ́n ọlọ́ọ̀bá ló kọ̀dárọ̀ rẹ̀ ó fẹ́ máa fi ṣe hujja sórí the fact pé ọlọ́ọ̀bá ló dá ọ̀rọ̀ tó sọ àkọ́kọ́ tó kà lórí pé ọmọ tó wá sí láyé Ọlọ́run sọ mo dá ayé ẹ̀mí àti kẹ́ẹ̀kú mo wá mọ̀ mọ̀ dáyín sáyé lè kíni mo fẹ́ test yìí jẹmọ́ tí ma fẹ́ test èyàn tí ma fẹ́ test èyàn ní kò síwájú ẹ̀nà ni wà hàdè ìnáwó nàìjíríà ojú ọ̀nà méjì ní a fẹ́ wò ìmà ṣákírọ́ wọ ìmà kàfúwà a fẹ́ mọ̀ ṣé yóò dúpẹ́ ni àbí yóò ṣe kèfèrí test láyé iná a ṣe pé ó gbákẹ́ ni ẹkọ́kọ́ mọ̀ nípa tó wá sí láyé náà ṣe gbọ́ ọlọ́wọ́sọ kí wà ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun àsọ́lọ̀ ní ká wá sìn láyé ni nínú pọ́lọ̀ ní ká wá sìn ní pé ó gbọ́nà kí ní kọ̀ kàkàlẹ̀ ó fẹ́ òbí ṣe ọ́sìn ní lóòtọ́ níwà mọ́mọ̀ ní kí ní yọ ọ̀gọ́dọ̀ ṣe mú fẹ́ òbí yọ́ sí àgbọ̀ ní sí wájú kan wájú kejì ká mẹ́ example ayé wa mo sẹ́tì exam fún CBT ẹ́ ṣe báyìí àbí mo ní orange is a dash a fruit b color wọ́n bá ṣe gba ìwà owó c none of the above d all of the above ṣe tí ma fọ́lẹ̀ exam ìmọ̀ mọ̀ fèyí tó ṣe kíni tó wrong síbẹ̀ àtẹ́yí tó ṣe kíni tó right báyìí àwọn tó jọra wọn ó yẹ́ báyìí àbí because kíni mọ́ ń ṣe ọ̀n ṣèdánwò mẹ́ra bẹ́ẹ̀kọ́ à ń ṣe dánwò mò ń dánwò so ti ma ń dánwò méjèèjì náà ni ó wà ń bẹ́ nígbà tí yẹn fi wà ń skú máa ti tẹ calculator máa ti fọ́ ní mathematics ọjọ́ kan náà kí ní ogun bẹ̀rẹ̀ tó bá ti tẹ calculator answer tó bá ti close jù lọ́mù answer tó bá close ní mọ́sí àbí tèmi náà gbogbo 2 times divided by kìnnìkan square root of kìnnìkan 47 hours 61 bẹ́ẹ̀ 100 wà bẹ́ẹ̀ 10 wà bẹ́ẹ̀ 50 ni ó jẹ́ <laughs> approximately 50 bọ́ sí approximately ń bẹ́ẹ̀ lọ́sẹ̀ gba òdó olùjọ́gà ló ṣe mistake àbí síbi tí yẹn system yẹn ẹ́n nìmí fi hate gíní kan àpàrí exam kan ewu lọ́n pé ha fún ní ọkùn mi tó kí tẹ́yìn sọ pé bí i 2 ni bí a square root of 54 lè ní gẹ́ẹ̀tì tèmi akẹ́lùgbà kí ní gẹ́ẹ̀gbà tẹ́wọ́ fọ́fún gọ́tẹ̀ ìwòyàn ẹ́ exam tàṣí sí fọ́fún gọ́tẹ̀ ìwòyàn bẹ́ẹ̀ ní ní o mọ́ akẹ́lùgbà compass ruler tó fábẹ́ ẹ́ tún ya graph graph wọn bí kí ní tàṣí kí ní ẹmọ́ mọ̀ sọ kí ní ẹ fi mílẹ̀ ní tàbátì gbà ní ewu ní graph tẹ́ tún sọ báyìí rẹ̀ lọ èmi ò tí ẹ̀ mú tí fi plot graph dání dé tí ẹgbẹ́ tó pè ní ìdánwò ní àbí khalas hákẹ́tẹ́ so ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wá dá méjèèjì eléyìí eléyìí ọlọ́wà fẹ́lẹ̀ so àtọ́ bá padà wá wọlé ọ̀ ní sọ pé ọlọ́run kí ni mo ṣe ọ wọná lórí iṣẹ́ tó ṣe ọ sì wà jẹ́lẹ̀ lórí iṣẹ́ tó ṣe ní ayé olọ́wà iṣẹ́ òun ṣe lọ́wọ́ ẹ̀ tí wọ́n lọ́dá so ìtúwẹ̀ náà ni pé ká mẹ́ ẹwù sọ́kúsọ̀rọ̀ ókè ìtọ́ sọun o ti dá ṣẹ̀bọ́lọ̀ ló dáwọ̀ náà mo lè wá gbé ọjọ́ kan ká ta ọtí náà ká ọ́rọ̀sì ẹ adẹ́ọ ká gílẹ̀ ẹ ma bú lórí náà báyìí ká ní ha kí ló ṣe fún ah ṣẹ̀bọ́lọ̀ ló dáwọ̀ ìgbà ní ọ̀nà àkódá ah, ẹjẹ́ ká jí ewúrẹ́ ni ráà ah, wọ́n jí ewúrẹ́ mi ṣẹ̀bọ́lọ̀ ló dáa mìfítọ́kọ̀ mi wọ́n tún pé kí ní kàwọn ṣọ́nìs àwọn àfọ́ olórin búkà tún pé kí ní àwọn mìfítọ́kọ̀ yóò sì mìfítọ́kọ̀ tó lè wọ́lọ́yìn ah, ẹnìkẹ́dẹ̀ dé ó láfà lórí fẹ́ ṣùgbọ́n pé à kí ní kan ẹ̀rẹ́rẹ́ tó bá ti rí mìfítọ́kọ̀ ni wọ́lẹ́bẹ̀ yóò sẹ́ni sí ẹ́ yíò tí ẹ̀mọ́ ìtẹ́ ti mú kí ní òkú yé mi mọ̀fúdà bẹ́ẹ̀ mọ̀fúdà ní fẹ́ sọ comedian kọmẹ́dà ló mọ́ sọ kí ní ẹ̀ ó kàdà ní táwọn èèyàn ti ń lò ní síbà ẹ̀rìn ẹlẹ́rin adìẹ aládìẹ pàjẹ tí wọ́n ní ṣèbọ́lọ̀ ló dá ṣèbọ́lọ̀ wọ́n náà alè jẹ́wọ́ náà láàyè àbí jẹ́ ọká dín ọ anything kí ní yóò kọ̀rẹ́kì ṣèbọ́lọ̀ ló dá poison ọ ń jẹ́ yóò <laughs> májèlé sniper ọkàn wá fún ẹsẹ́ níbẹ̀ ah, wo wọ́n lẹ́ o lè survive 15 minutes fún ẹsẹ́ nípa sẹ́nu òkú ohun tí ó sì we don't do video ẹbá dìlítì àbútọ́ ìlẹ́bá dìlítì so fahim tó ń ṣe yá fahim tó ń ṣe yá so ọlọ́ọ̀bá ló dẹ principle ẹni àbí so kò overgang principle mi á mẹ́kan fi èní ìyẹn ju principle oríṣiríṣi o zidane bí christian yẹn mọ́ lò zidane ọlọ́run ló mẹni tí ń sìn oun sẹ̀mí aláhù mọ́ ní àmìdà wú ọlọ́run ló mẹni tí ń sìn oun àkọ́kọ́ sẹ̀mí aláhù liman hamida òdó ni pé ọlọ́run ló mẹni tí ń sìn òdó àìmọ̀kan lè yíò jẹ́ àìmọ̀kan mọ̀kan àwọn tẹ́ẹ̀ bá ń gbọ́ inú àìmọ̀kan o ní sẹ̀mí aláhù mọ́ ní àmìdà wú ọlọ́run ló mẹni in tó dùn mí ni aláwọn tẹ́lá fa làwọn wọ́n mọ́ sí kíní àwọn tẹ́lá fa làwọn wọ́n mọ́ sọ kíní sẹ̀mí aláwọn ní àmìdá kíní kíní kan wà láì ok ẹmọ́ tó mọ́ bí kíní ẹ̀sìn ni kò fẹ́ sin lọ́hun pípa afẹ́ kíní bóyẹ̀ sin tó dá tó yẹ kíyẹn ẹ̀ ń kọ́rí jẹ̀ lórí kíní ẹmọ́ dá ọlọ́run tí ń sin fa afẹ́ ìjà lọ kí un ẹ̀ kíní kò nídìí ọlọ́run tí ń sin un ọlọ́run tí ń sin un ó dà sí wọ̀ wá ń sin un ṣe bọ́lọ̀ lómi tí ń sìn iṣẹ́ ìpẹ́ ọlọ́run mọ̀ iṣẹ́ ìpẹ́ ọlọ́run mọ̀ wọ́n tọ́ sí náà náà àsìkò ọ̀tọ́ sí náà ọlọ́run ṣe kíni ọlọ́run mọ̀ ọlọ́run pọ̀ táìmì ọlọ́run ni ọ torí kíni ọ̀sìn náà ṣọ̀rọ̀ tó sọ ó lè kọ̀rẹ́ tí wájú kẹpẹ́ sẹ̀mí Allah <laughs> ìtukùjù tó kà ń tù ní tó ó dòdò ní bọ́lọ̀ lómi ní tí ń sìn ṣe báyìí àbí ṣe ká sọ́ra ló bá yí ẹlòmí ìjẹ́ tí yíyìn ló sọ ló jẹ́ kó ẹmọ kí ṣètọ́n fi kí ní ẹ̀sẹ̀ ni ṣètọ́n jẹ́ káwọn ṣẹ́kí tẹ́ bá ń ṣe ọlọ́run ẹjọ́ conscience tó máa ń gbé yàn ń pé à ah, ń tí mo ṣe yóò dá ṣe conscience bá sì ń gbé ọ àpẹẹrẹ pé ẹ̀mí rẹ̀ sì wà live nìyẹn you are, you are a living soul mẹ́rin sọ pé ah wàláì kí ní tí mo yóò dá subhanallah yóò dún yẹ̀gẹ́ méjì kìlú ìgbàtọ̀ ìṣẹ́ lọ́jú rẹ̀ lè fọ́ ìtí rẹ̀ lè di ọkàn rẹ̀ lè di wallahi Ànábì sọ sálàzánà pé tí ẹ bá fẹ́ ṣe zìnà yí mọ́ ni ó sì kó lára rẹ̀ yóò wà wà lókè rẹ̀ báyìí kalgomam ọ lè mọ́ ṣe zìnà lọ́wọ́ kí mọ́ ni bàbá rẹ̀ ní ọdún ṣe zìnà but that period yẹ ibẹ̀ nìkan kọkú tó bá kọ bí zìnà yóò àpàdà sáà rẹ̀ gbọ́nà pé eh kí ni mo ṣe yìí gbọ́n tó yẹ kọ́ ọ ṣe gẹ́gẹ́ bí òun ni pé kọ́ nípa ah, ọlọ́run bá foríjì mi o wá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́ba sí sí èlì kí mi ní padà síbi kíní mẹ́ bó ṣe tó lò fẹ́ kọ́ padà sọ́dọ̀ ọlọ́run ṣe tó lò fẹ́ jẹ́ kọ́ rí pé kò sí kẹ̀kẹ́ mẹ́ because ó gbà tó bá ń rí pé tó ń ṣe ò dá àti tètè padà ó easy wọ́n náà rántí ìgbà kan tó bá sẹ́lọ́n ó sunkún túnra òtún ni eh ọlọ́run kí ni mo ṣe ní kọ́nà tó mọ̀ sunkún pé ah ní tí mo ṣe yóò dá ọlọ́run ní sí bẹ́ẹ̀ mọ́ tó bá yá ṣètọ́nù ọmọ gba kí n láàrẹ díẹ̀díẹ̀ pé kò lọ fáà kí ní ní ẹnìkan ẹni ẹlòmí rẹ̀ ń bẹ yóò sẹ lọ́n kú ní kò sí ní wọ́nẹ́ sánwá ní wọ́n ní so ṣe tó ń fẹ́ kọ́ máa sẹ kọ́kàn rẹ̀ sí kíni kò fúrí kọ́kàn rẹ̀ sí kíni kò fúrí wọ́n rà ó yẹ kẹ́rù bẹ̀rẹ̀ sí ní máa bá ó wọn la fáfí mọ́ sọ pé ẹni tó bá sẹ́lọ́n tó bá túbá sincerely ó ti jọ bàbá wa nábi adam alayhis salam àmì tó bá sẹ́lọ́n tó bá ní pé kíni kí má ṣe sí náà kíni bá mú sọ́rọ̀ dára àfáàkẹ́sẹ́ ẹni ti because ṣe ìtọ́nù ló sẹ́lọ́n kàkà tó túbá kí ló ń sọ in sọ fọ́lọ̀ bá ní pé àndírí ní ila yawmi yub'athun mílẹ̀ di yamal ìní túbá ìgbà oníṣẹ́ ọlọ́ pé ana khayrun min mo dájú lè lọ́nà khalaqtani min nari wa khalaqtahu min tin ọdẹ́m látara náà ọdẹ́lẹ̀ látara yẹ̀pẹ̀ ṣètọ́nù ló ń sọ yẹn tó bá túbá lọ́wọ́ sí gbàfà tó bá túbá wọ̀ lọ́wọ́ sí gbà ká ọlọ́run foríjì mi in tí mo ṣe yìí mo anẹ́bìnrin sọ sọ́lọ́rọ̀ bí tíyàn bá túbá kú bí ẹ̀ṣẹ̀ tó ń ṣe bí tó kò sẹ́lọ̀ láì ló ṣe ló jẹ́ kẹ́ tó bá jẹ́ kéfèrí tó bá gba Islam bí ọmọ tó súnmọ́ ṣe kò ní ẹ̀ṣẹ̀ kan bá lọ́rùn lè annal Islam yẹ jùgbù ma qablahu Islam ti kílẹ̀ gbogbo tó ti ṣe sẹ́yìn yẹn qul ya ibadiya alladhina asrafu ala anfusihim ọlọ́run yẹ bá sọ fáwọn ẹ̀wùn mi tán ti sẹ́lọ́run tó tó wọ́n gbá ah, ẹ̀ṣẹ̀ yìí pọ̀ la taqnatu min rahmatillah ẹ má jákàmùná kò bí anú ọlọ́run ọba ọlọ́run ni ẹba ń sọ fáwọn ẹwú mi tán ti ṣe ọlọ́run ọba a inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ni mo mọ́ ń forí gbogbo ẹ̀ṣẹ̀ law balagat dhunubuka anana as-sama'i wal ardi thumma kan pé á ó tó gẹ́lé ní ibi ta ṣe dé yìí ó tó ọlọ́run mú padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní sì fún gbogbo ẹ̀jẹ́ ọkù ní sí pé ọ̀kan báyìí ma wà láàúbáàlì yìí sí kí ẹ̀ kẹ́lú mọ́ bí i ẹ̀ṣẹ̀ <laughs> change mọ́ tiwa gan ìrọ́ ni kò lójú ẹ̀sẹ̀ wọ̀lẹ́tọ̀ bá túbára sọ́dọ̀ ọlọ́run ọba sincerely sincere repentance to Allah subhanahu wa ta'ala yaghfirullahu lak àmì Allah subhanahu wa ta'ala kí ó ṣàánúwà so tó bá jẹ́ òkú tó ń bọ̀ wá náà a tún lè mú àwọn kọ̀wáìdì oríṣiríṣi yẹn náà kí àtún gbà àwọn tàbá mọ̀ pàwọn yẹn máa ń sọ bùkọ́ tó dá gbogbo kí وسلم وعلى آله وأصحابه وسلم كبير تفضل أمين أنت ìfẹ́mìlì bá ìsìyàwó àgbàyàwó what like ìyá ṣùgbà someone doing ìyàwó ṣùgbà where did you see the ṣùgbà he has done subhanallah bihamdi subhanallah ilaha he's a liar bí àwọn ẹ̀yìn he's a liar okay um, subhanallah àwọn ìyàwó ó fẹ́ sí lórí díẹ̀ so yí tó mọ́ nù mí ní pé ẹlùmí òsìmọ̀ kí n pé òun súnà tẹ́ ṣe mọ́ mọ́ gbogbo ẹ̀ náà ìmìnà ṣe rí ìyìn gbogbo àdàfílẹ̀ ni tọba mọ̀ ni ọ̀ ní fi ilẹ̀ ọ̀ mọ́nà ní ẹnìkan sọ́jọ́ ni ó ní mi ò ṣe súfí o mo mọ̀ súfí dáadáa àmọ́ mi ò ṣe súfí mo sì ké sálàfíyà mo ké mo mọ̀ dáadáa àmọ́ yìí ṣe sálàfí kí ni ẹ̀yẹ báyìí àbí so that kind of individual just leave him if you can do but let him know that see you are still in and you are a like full-time criminal full-time only ni wọ́n tí international kìíní ni wọ́n jàlẹ̀ international lè <laughs> eh? ẹ̀ <laughs> full-time ní ṣe báyìí so kìíní yóò kìíní yóò like Yahoo doing Yahoo is totally wrong ṣẹun tó fọ́nì ni àwọn principles díẹ̀ takakalẹ̀ yìí wọ́n ti gbéyàwó wọlé wọ́n ti gbẹ́lẹ́dẹ̀ wọlé àyíwẹ̀ ní kí ni sọ àmọ̀ bóyá iṣẹ́ tí wọ́n ṣe tó fi rí se ń tí ẹnu ìsàlẹ̀ ọkọ̀ lẹ́gbìn ìsàlẹ̀ ọkọ̀ lẹ́gbìn ọ̀rẹ́ nìkan tó lówó láyé tí ó fi nǹkan kún ọ̀rọ̀ <laughs> tó bá tẹ̀rú sọ́dọ̀ àwọn yàlátà kan ah ká má bẹ̀rẹ̀ ẹ̀ kí ni ìṣẹ́lẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn oníkálùkù mọ̀ bí ṣe ń dọ́gbẹ́ sí owó nígbẹ̀ irun owó inú gbé irun rùn ẹwùn kọba owó inú owó inú gbé kèyí rùn ẹwọ̀rọ̀ ẹwọ̀rọ̀ ìṣẹ́ pé ọwọ́ tọ́ lọ múnú yahoo wọn ò ní kọ síbẹ̀ pé owó yahoo lélẹ̀ owó tọ́ múnú wallahi mọ̀hábì kẹrì á ní ẹwà ń sọ ah, pé àgáyẹn ah, ah, o mọ́ jalè ní oṣù alówó gan wọn kàdà amúlétà wọ́n ti pé àgáyẹn á mú bí ẹ̀tẹ̀ fẹ́ bí mẹ̀ pé akúrò tó fi ń jalè ní bá tó ti jalè ó ti kọ́lé ó ti ra fuck up now bá tó ti mẹ́kẹ̀ ẹ̀rọ ti níbi tí wọ́n ti mẹ́kẹ̀ ni ẹ wọ́n kọ̀ ra fún wọ́n kàn business ilẹ̀ wọ́n kàn máa bá láìfì ti ẹ lọ ah business yóò lọ mẹ́ ṣe mú tó ń sọ pé ó ń sọ pé bó ṣe jalè ẹ kò sí tó ṣe ibi tọ́nà tí lówó ti ṣe gíní ìtí mékè ní ìṣàlẹ̀ ọkọ̀ dẹ̀ lẹ́gbẹ̀ wọ́n lè lórí fi máa ń sọ́dẹ̀ ní ìtàn bá rí pé ní ìsinmi alhamdulillah tó bá jọ ní súnnà kò ní bá wọn sí yahoo kò ní jalè kò ní gbówó inú ìgbé àwọn ìgbó àwọn mọ́júká ma gbówó àwọn inú ìlé òdẹ̀ ọmọ tó ọbọ̀ gbẹ́ lọ gbó láyé àwúdìbìlá hmm, ọ́sọ̀ alọ kírùn pẹ̀lú ọwọ́ gbẹ́ wọ́n rí jùkú sójú kan bẹ̀rẹ̀ àwọn èèyàn se business oníkálùkù àwọn oníkálùkù se ṣe kíní láì sí haram ìkánà mẹ́rin sọ fún mi láìpẹ́ wọ́n ta gas ajọ́ sọ̀rọ̀ ní last week ní àwà níbi kan lógbò wọ́n sọ pé ẹnìkan àwọn ọmọ ń ta àwọn dẹ̀ ń live okay wọ́n real saves alhamdulillah àwọn alẹ́nìkan wọ́n wá bá wọn pé ah business don ti bàjẹ́ o ọmọ tó gbà sí kíní tẹ̀ ó ti ó ti liquidate business ìdánù ó ti wá ba ojú ẹni ẹgẹn jẹ́ ó ti ba business jẹ́ ó ti ba ojú ẹni ẹgẹn ti dọ̀tí wọ́n tàyẹ́ ti mọ́ ládùgbò pa àwọn scammers àwọn ilé ìtìlẹ̀ wá jí pé kò sẹ́ni tó lè bá ṣe business tó tọrọ sí àfọ́nsúnnẹ́ ọ̀rẹ́ láà da business pọ̀ bá ṣe jọ síra wọn jàmbá náà ma wá má ṣe sàbòsí ara wọn náà ma wá pé bí onúgbẹ́ ní tó fi ń dàbí pọ́n gbówó ń Saudi ní wọn gbówó ń Saudi ọlọ́ọ̀bá ní sàánú òòrùsẹ́ àwọn èèyàn lọ bí iṣẹ́ wọ́n lọ wọ́n dé lálẹ́ ẹlòmí ìgbàbí àmì bẹ́m̀bí iṣẹ́ dìṣẹ́ mi ìmí wà òòrùn ní òfìsẹ́ throughout bí a programme lòó sí ti ẹ̀ mọ́ sí meeting ló wu ojoojúmọ́ máa pé àfẹ́ build product kan afẹ́ tàn kan báyìí tó bá padà wáyá wà ní pé wọ́n gbówó Saudi so because àwọn èèyàn ti believe pé ọ lè rí owó àyàfi lọ́nà haram ayàtọ̀ kí bí ọ̀n jalè ọ̀n ṣe yahoo abọ́sùgbúnwó tẹ́ntọ́fọ́ ní àbújò wá ti lábú bẹ́ẹ̀ta àbújò orí lábú mọ́ gbẹ́lọ nígbà kí ni ah, mọ́ sẹ̀mí náà nǹkan ah, ẹfọwọ́lọ́mọ́lẹ́fà wọ́n láìkáyẹ mọ́ sọ̀rọ̀ ogun owó kẹsìmọ́ ní ẹ̀ kí ni sẹ̀mí náà nǹkan Nàìjíríà náà dá náà ní yálà á se ó jẹ́yà gbẹ́gbẹ́ ìjọba ẹ̀yìn lẹ́jọ́ kó lọ sí yahoo ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ma sí yahoo lọ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀wùn gan ìjọba fún jẹ́ iṣẹ́ òun ló lè dẹ́ẹ̀sẹ̀ alápáàkí ọ̀kẹ́nà àwọn bọ́dá sí pàdé ọmọ kan ló sí yahoo wọ́n pàdé ní ọ̀nà ilé wọn ọlọ́run sọ pé àgbẹ̀kú mọ́ sí yahoo mọ́nà pé ó dá ọmọ kọ́ pẹ́ntín ah, ọlọ́run lè kọ́sẹ́ bó ilé kọ́sẹ́ bó ṣe wà yóò mú ní ṣe kọ́sẹ́ bó ọmọ ìyá tó sọ ẹgbẹ́ àwọn òsì wọn sí ń lé báyìí wọ́n ti lọ sí travel iṣẹ́ náà lọ sí bóyá wá dé bí wá rí sẹ́sìn ìsẹ́ àwọn pọ̀ gan wá dé bí ara mú wọn ara fa mọ́tò ayọ́kẹ́lẹ́ kékeré kan dá ní pẹ́tọ̀ wọn ara só mọ́bì kan bẹ̀rọ yá jíké yá ìbóná ti rọ́ ah. ọ̀ ṣe ní pé ìbóná ti wọ́n ń ṣiṣẹ́ ní náà yẹn ń ṣiṣẹ́ ní náà but believe ti ni pé ọlọ́run kọ́ ní ń ṣe ẹ̀yin lẹ̀ ń ṣe kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ tètè make it pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tó life yín o kébà 25 oṣù ọ̀dọ̀mọ́lú Lamborghini 27 lambo lèsì lókù tó ló bá nígbàtọ̀ ògbọ́n bọ́ọ̀sì Lamborghini 25 aṣọ fún mi wọ́n fẹ́ lọ mọ́ fọ́ báńkà bí so ó ní pé àwọn èyí ti tọ̀nà kí ní ìdìdì ní fún àwọn kalẹ̀ wọ́n ti wá ní kí ní wọ́n tọ́pì káwọn làwọn ṣe àmúnisùn mẹ́gbà pọ́lọ̀ ní business tí mo ń ṣe yìí ní di àrámù kan báyìí à ní gbogbo sípù ṣe business owó lápò lájé owó ẹwà iṣẹ́ ní ẹwà iṣẹ́ ní ibi ibiṣẹ́ àmọ́sán 100 million àfin per month àmọ́sẹ̀ rìbá ah, ní à sí ẹfilẹ̀ ah ọdẹ àlàfà ọfẹ́ fún 100 million ìwọ ń wò púpọ̀ lọ ń ṣe ní 100 million tó bá fún ọun ọlọ̀ náà sínú gbẹni owó ò ní wúlò owó tí ó máa fa ìbànújẹ́ fún ọlọ́ ti gbáyìn àmọ́ naira péré tọrí lọ́nà halal inú ìwé sì máa dùn like sekino sì bọ́n mind yẹn kí 10,000 naira alhamdulillah èyí tí mo gbà tí mo ta ọjà 50k mo dẹ̀ ra 10k alhamdulillah akọ́lá mo rí 1k alhamdulillah dọ́tọ́bọ̀ níbẹ̀ ẹ́ wọ́n tún wà last ohun wà last ó tún rí pé ìyàwó ó tún tọ́jú ìyàwó ń bẹ ó tún tọ́jú ọmọ ó tún sí everything wà máa wo àwọn èèyàn tán sí àrámù ìyàwó ọkọ everybody wọ́n jáde lọ bí sẹ́ látàrọ̀dálẹ̀ at the end of the day ẹnìkan sọ pé òun lè kàwọn generation ní mẹ́ta olùsí gbogbo wọn gbogbo ìsìnjọ́ ṣe grandfather ti wà grandfather father àtọmọ gbogbo generation mẹ́rin olùsí gbogbo wọn iṣẹ́ àṣepajúdà sọ́rọ̀ ẹjú sí àrámù ma parọ́ ma ṣe gbẹ̀ ẹsí pé nǹkan ní bí ewó ẹni tọ́lọ̀mà ti ní òní ewó ni ọ́ sì sí sùúrù tó lẹ́kẹ́kẹ́ lọ wáṣẹ́ ṣe kíyàn fi gbà wọn ṣe burúkú yahoo gbogbo kíní ẹlẹ́ kíyàn fi àdíyàn tó sọ pọ́n súnà ló yẹ ibi tó bá ti rí nínú súnà ká mọ́ sí yàwó kò sí fún wa àyìn tẹ́sàn pé ibi tó bá ti rí nínú súnà ká ṣe yàwó kí ma tẹ́sí kí ma parí kí ma sí wípé in tó mọ́ sí ní ẹfà wọ́lẹ̀ mọ́ sí kẹ́nìkan ó bí for over 30 over one hour send it mo bá mi kí tó ti ń chájì fún ìmìnà chájì fún mo jẹ́ ìpàmọ́ àbí ṣe wèrè kí ní sẹ́ni so ya wèrè ní mọ́kànlá mọ́kànlá mọ́ á gbọ̀kàdà gbà mọ́ṣí mọ́gbọ̀n báyìí ọ̀nà mọ́tí wá gbé ayàwó ní gáì náà mú ìṣọ́kùnrin gbà tí mú kíló tó sọ̀rọ̀ bí obìnrin ó sàṣúgbé ní ẹkú sẹ́ndì owó mú wá lọ gbòrò láti fún alọ sí kí ẹ lọ sí ibi unity mú tún wá dé padà wà lẹ́mọ̀bá ó sì ń bẹ ní ẹ sọ̀rọ̀ lọ́wọ́ ẹwọ kama yóò bí ọ̀kadà ní kẹni ẹ sẹ́ndì owó ẹni ọ̀pẹ́ kó sẹ́ndì that's around 6 million naira bá ti sẹ́ndì báyìí boom lọ rajá interview <laughs> ajá ò sí mọ́ tẹ́fún bá ajá yẹn ń fà fàáyìn sí gbádùn olówà bí ajá bọ́ksà tó ti pán àwọn àráyà kiri mọ́ sáyé náà ẹwà wọn ní súnà bá rú gidi tọ́jú ìyàwó tọ́jú ọmọ àwọn family members tó bá nídi kí ẹ̀ ṣe fún wọn alhamdulillah gbogbo àwọn family àwọn brother sẹ́yẹ̀ jẹ́ gbogbo wọn ń ṣàdúrà pé alhamdulillah ala ọmọ gidi láwọn parents àti wọ́n ń dògbà aláwọn ọmọ gidi àwọn ọmọ tó pé tó máa ń jà ń bè káwọn àwọn àwọn ìpè wá pé ah sọ́ọ̀sí ń bẹ̀ o kí ní wà ń bẹ̀ kí ní gbèmí débẹ̀ wọ́n ń para wọn bì kan láìbò mọ̀ ìfẹ́ débẹ̀ ọkà báyìí ó balẹ̀ pípẹ̀ eléyìí ò bẹ̀rẹ̀ sí ń bẹ̀ fa takibiyanis tí ó tẹ́ ń kakùrá ah, ní ń bẹ̀ ẹ̀bà mẹ́ bí tẹ́ ti bá ń tẹ́ yìí an bí Allah subhanahu wa ta'ala kó ṣe ẹnu sí wallahu a'lam wọ́n ní ẹnìkan fẹ́ ṣe lọ́wọ́ bá ó dẹ̀mọ̀ pẹ́ sí ẹnìkan tó fẹ́ ṣe yìí gbọ̀kọ́dà tó ti fẹ́ ṣe ẹ̀gọ́ tó rántí pé ẹ̀ṣẹ̀ ni ó padà wá ṣe ṣe kìíní ẹ̀ṣẹ̀ kò kó sí kúfúrù kò kó sí kúfúrù kò kò kó sí kankan ẹ̀ṣẹ̀ náà ló kó sí ẹ̀ṣẹ̀ náà ló kó sí kò kó sí anything ju ẹ̀ṣẹ̀ yẹn lọ bàtàbẹ̀ lọ Sheikh Saalih Al Fawzān gba pé ẹni ẹ sọ pé munafiki lára ṣe bóòlù jẹ́ munafiki bóòlù jẹ́ munafiki kìí ṣe munafiki náà àkọ́kọ́ ẹ̀kejì ní pé kò sẹ́ni tí ń ṣe lọ́n tí ó mọ̀ kó ń ṣe lọ́n bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ kò sẹ́ni tí ń ṣe lọ́n tí wọ́n lára sí ẹ̀mí ara wọn wa hum ya'lamūn wọ́n mọ̀ pápù sí làwọn ṣìnà ẹgbà tánà bí sọ pé tẹ́yìn bá ń ṣe zìná ìmọ̀ ni ó fẹ́ yóò ìmọ̀ ni ọkọ̀ fẹ́ kó láàrin náà ẹni òdí kèfèrí tó mọ̀ kí sí náà dánà àbúsọ́pọ̀ sí kẹjọ pé àmì ah, ò tí ah, àwọn náà ẹni àwọn mọ̀ jàdì wọn nípa ìmì wà mọ̀ ti fún in tó kà lórí pé kẹ́nìyàn ṣe tọ́wọ́ pẹ̀lú àníyàn pé òun ò ní padà síbẹ̀ mọ́ tó bá tún padà síbẹ̀ kó tún ṣe táọ́bà again tó bá tún padà sí kó tún ṣe táọ́bà bọ̀ tó bá ṣe táọ́bà kó mọ́ ṣe táọ́bà pẹ̀lú ibùkọ́ àwọn ọmọ ìjẹ́ pé yíò tún padà lọ́la ọlọ́run foríjì mi yíò tún padà lọ́la ní ṣe táọ́bà bó tó tí because ọ̀nà tí ó padà fi rí bí fẹsẹ̀ ilẹ̀ ni tí rí nàdámà bá ń bá lójoojúmọ́ pé ha ìtí mo ṣe yóò dáa tí ó ṣe yóò dá ó sàn bá rẹ̀ ṣá júrà tí ó ma fi padà kó sí kí ní o ma dínkù lójújúmọ́ tí tí tí ó padà fi ní ní júrà mara tó ibáyà bí ẹ̀kejì wá ní pé sẹ́sẹ̀ wá gajù ara ẹ̀ṣẹ̀ náà dédé ẹ̀ṣẹ̀ o náà lẹ̀ṣẹ̀ yẹn náà ní torí àti mọ̀pẹ́ lẹ́ṣẹ̀ náà sẹ́ kò sẹ́ni tí ó ṣe lọ́hun tí ó ní mọ̀pẹ́ tó ṣe yínkọ́ o ẹ̀ṣẹ̀ ni ẹni tí ń parọ́ mọ̀pẹ́ rọrùn wípé rọ̀ ò dà ní kẹ́ntíjà lè ò mọ̀ ní sẹ́ntíjà ìyàwó mọ̀ ní everybody ma so in terms of medical pé kò síbi tó bá ti lè wù kó ti ṣe dé kò síbi tó ti lè padà padà báyìí náà sọ́dọ̀ Ọlọ́run wa subhanahu wa ta'ala wa tubu ila Allahi jami'an ayyuha al-muslimun ẹ padà sọ́dọ̀ Ọlọ́run Ọba ẹni tẹ́jẹ́ olùgbàgbódò ẹ padà sọ́dọ̀ Ọlọ́run bó foríjì wa wallah Ọlọ́run bó foríjì gbà wọn ẹ̀ṣẹ̀ náà wallahu a'lam náà okay time so subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi